الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ولاه بعد السلام عليكم ورحمة الله وبركاته نعم ابتي أتبادالي على يدلانني من الكتب القديمة nínú àwọn tíra tó ṣe pé wọ́n ti kọ síwájú nítorí àlàyé tàà ń sọ lọ́wọ́ ni báwo ni àwọn sálàfúnà salih àwọn ẹni rẹ̀ ìṣíwájú báwo ni wọ́n ṣe ń dúl ọ̀rọ̀ albidatu àti àwọn tí wọ́n bá jẹ́ àwọn mubtadi'a tí sheikh salih al-Fawzan hafidhullahu ta'ala dé ṣàlàyé pé bẹ́ ti mọ́n ṣe náà ni wípé wọ́n máa ṣe àlàyé nǹkan tí àwọn ènìyàn bá kó sí kìkín ṣe personality attack afá in tó sọ yìí ó tako ẹ̀sìn ni yẹn tó bá dẹ̀ lẹ́tọ́ sí ìdájọ́ kan wọ́n fún ní pé tọ́ ìdájọ́ rẹ̀ lélẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run ọba wo gẹ́gẹ́ bí jẹ́ kí tó bá mú tí tó bá ń ṣe zina èyàn mú tí ó ń ṣe zina ó tún wá ní pé ẹ̀sìn gan lónìí kò má sí a ara wo ọtí mímu islamu o èyí tó sọ yíò ìsọkúsọ ní o ilé náà ń pè ní àbúrọ́dù al'ilmi kèkín ṣe pé ìmọ̀bú èbú so nínú àwọn tíra tí wọ́n ti kọ síwájú láti fi ṣe àlàyé nípa àwọn tí wọ́n jẹ́ alìbìdá wọ́n ni kìtàbù al-i'tisam títí imamu shatibi al-i'tisam títí imamu shatibi afá inú àwọn afá tí wọ́n ti wá ti pẹ́tipẹ́tipẹ́tipẹ́ ni wọ́n kọ tíra lẹ́yìn bá na sheik salil fauzan wọ́n dákọ̀ kìtàbù iqtida'i gbogbo àwọn tí ráyè lálé search lórí google tó sì pé yóò dẹ̀ gbé wá tí wọ́n ó dẹ̀ ká fúnra yẹn pé ah èyàn ò rí fúnra yẹn pé àfá ìtì sàlàyé nǹkan tó pọ̀ fúnra kódà gbogbo yí tó sẹ́kù táwà ń ṣe lé ní nínú ẹ̀sìn ọlọ́ọba nínú àwọn ni èní gbogbo live bẹ́ẹ̀ akàmà sẹ̀mí bẹ́ẹ̀ ni a ní mọ̀ èyí tó wà ń bẹ yàtọ̀ sí ni gẹ́gẹ́ bí àwọn nasara ṣe ń ṣe so iqtida'u siratil mustaqim bi sheikhul islam ibn taymiya ni wọ́n kọ ibn taymiya al-Harrani tí wọ́n kú ní bí 760 after hijra ìtumọ̀ ní pé yóò ti máa lé ní 700 years tí wọ́n ti kú báyìí yóò ti máa lé ní 700 years tí wọ́n ti kú báyìí so àwọn kódà púpọ̀ nínú tírà tí wọn àti student wọn ibn al-Qayyim rahimahullah púpọ̀ nínú tírà wọn ìfiṣẹ́ rọ́dù fún àwọn Asha'ira àwọn falasifa àwọn manatiqa mantikiyun àwọn sufiya àwọn rawafid wọ́n kọ tíra tó pọ̀ gan láti fi ṣe rọ́dù fún àwọn tawaif lẹ́ẹ̀kọ̀kan intẹ́dẹ̀ mọ̀ rí mítírà iná ni pé qala Allahu qala rasul wa qala salaf qala sahaba ọ̀rọ̀ tẹ́sọ yíò ó takò ọ̀rọ̀ lọ́wọ́ ọba ọ̀rọ̀ yìí takò ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam kódà ọ̀rọ̀ so àwọn tírà ìmọ̀dẹ̀ni tó ṣe pé ẹ̀tùn máa ṣe àǹfàní ìmọ̀ ń bẹ̀ so Sheikh Sali ni pé fakọ̀dì stagrọkọ̀ rọ́dà alẹ́lì mọ̀tẹ́dà juz'an kẹbẹ̀rán minhu bàbá ti fi ayé lẹ̀ sí bíbẹ̀ juz'u kan tó tóbi láti fi ṣe rọ́dù fún àwọn ahlul bid'a ẹlẹ́kẹta ni kitabu inkaril hawadith wal titi ibn waddah wọ́n pè kan ní inkarul hawadith àwọn àdádálẹ̀ wal àtàwọn bid'a ibn waddah ni wọ́n kọ́ gbogbo àwọn ọkọ̀ yìí la search online tàbí pé kìí ń sàmà fàtà ń sí èmi lọ́wọ́ gan láyé bẹ̀ bí i mí ìpín kó ti ní 900 years ago 1000 years ago 1200 years ago bẹ́ẹ̀ ṣe mọ̀ ráwà fáyẹ̀ ni ẹ̀ ṣàlàyé kìtàbù min hajji sunnati nabawiyya fi rọ́dì alábọ̀rọ̀ fídàtí wà kọ̀dàríyà ẹ̀hẹ́ títí e, tàbí ṣe rọ́dù fáwọn ọ̀rọ̀ wáfídù ni ẹ àtàwọn kọ̀dàríyà Sheikhul Islam Ibn Taymiyyah ni wọ́n kọtíra yẹn wọ́n fi ṣe rọ́dù fún àwọn kọ̀dàríyà àti àwọn rọ̀wáfid àwọn kọ̀dàríyà àwọn tó gbà pé kò sí kádàrá ọkúdọ̀ ọlọ́run ò nímọ̀ nípa tí ó ṣẹlẹ̀ tó bá ti ṣẹlẹ̀ tán lọ́lọ́run tó máa àwọn rọ̀wáfìdì la ṣàlàyé lánàá àwọn náà ma ń sí pèlé àwọn ará sahaba àwọn ma ń bílífi pé àwọn sahaba gbogbo wọn kèfèrí ni wọ́n ẹlẹ́bọ ni wọ́n munafiki sì ni wọ́n nígbàtá náà bí ni so wọ́n ní pé tán bá ti kírun tán Abubakar àti Umar èpè náà máa ń ṣe fún wọn tó bá fẹ́ wọnú Islam ó kọ́kọ́ ṣépè fún Abubakar àti Umar wọ́n tún ní bìlífì pé Ali bin Abi Talib ọlọ́run ni àwọn 12 imams sí wọn ẹmọ̀ra wọn 12ers láàrin wọn àwọn 12ers wọ́n pọ̀ ní Kaduna bẹ̀rẹ̀ náà irun wọn làwọn ọ̀gá bí zegzeki so àwọn lè bìlífì pé àwọn àyímọ̀ control gbogbo ilé ayé tára bá ni

alfahisha walmunkarot wọ́n ni fahisha yẹn àwọn ìyàwó annabi náà sọ yẹn má ṣe mọ́ tún kòrán bó ṣe wọ́n ni ẹ̀ wọ́n ni aisha ó ṣe zina annabi sábòsí annabi ò ṣe haddu fún wọ́n bá dé bí pé jibril ó ṣe mistake ló jẹ́ kí wọ́n jibril láwọn kàwáfì ó ṣe mistake because quran alílọ́lọ́ ni ó fún ọlọ́pàá annabi sallallahu alaihi wasallam ṣe lè ìmájì pé wọ́n ní báyìí lè wallahi ya'ishuna bayna adhhurina wọ́n gbé láàrin rábá ṣe wáyí àmọ́ wọ́n mọ́n practice gini kàtán gbé ní àtúkìyà túkìyà ẹni wípé ẹ̀yìn àti ṣírí àbí ẹlẹ́ gbé fún 20 years wallahi ẹni ma yóò ma hide belief wọn gan kódà nínú orúkúnnù ẹ̀sìn wọn ni wípé tán bá ti wà nílùú wọn níbi táwọn ṣe àpọ̀ sí wọ́n gbé Islam wọn jáde tẹ́bá wọ YouTube but tán bá ti wà láàrin àwọn èèyàn wọ́n sì máa parọ́ wọn ni ara o alulubeit àwákan fẹ́ràn àwọn aráalé ànábì ni o alulubeit làwá fẹ́ràn o tẹbá ti gẹni tí ń tẹnumọ́ alulubeit alulubeit alulubeit so àwọn àfá ò dákẹ́ gbogbo àwọn kẹta ń sọ yìí àwọn àfá ti ṣàlàyé wọ́n dẹ̀ ni alikafi alikafi yẹn ó dà gẹ́gẹ́ bí Sahih Bukhari tiwa gẹ́gẹ́ bá a ah, ah, bá ṣe ní kí náà pè yí alfutuhatul makiyya alfususul hekam titi ibn al-arabi àtàwọn tí kàtàn kú àwọn kúfúrí sí bá náà ṣe ní sahih bukhari eh, Quran àti bẹ́ẹ̀bẹ̀ tẹ́tì ráwọn bìlífù wa wọ́n náà láwọn tíra tẹ́tì mọ̀ ráwọn bìlífù gẹ́gẹ́bẹ̀ náà ni a kútùbù Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala so Sheikhul Islam Ibn Taymiyyah eh, Ibn Abdul Wahhab wọ́n kọ̀ tí a kẹta pé ní kashfu shubuhat wọ́n fi ń ṣe kashfu shubuha àwọn tí wọ́n ṣe ẹgbẹ̀ pẹ̀lú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wọ́n kọ rùdúrù tó pọ̀ lórí àwọn Sufi àwọn tí wọ́n ṣe sàárè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ẹ̀ náà ni nínú àwọn tíra ìtíwájá mu'asiro ni kutubul ibda fi madawil ibtida titi ali al-mahfuz nínú ẹni kitabu tán pé ní as-sunan wal-mubtada'at al-muta'alliqa bil adhkar was salawat fi sheikh muhammad bin ahmad ashukairi nínú ẹni ni risalatu tahdhir min al-bida'i titi a sheikh abdulaziz bin bazin rahimahullahu ta'ala ولا يزال علماء المسلمين والحمد لله ينكرون البدع ويردون على المبتدع من خلال الصحف والمجلات وني àwọn àfáà sunna wọn waye wọn ogbo lẹ́ni tin ṣe inkaru bid'a tamati bid'a ní orí newspaper ní lórí àwọn magazines ní lórí àwọn eh, idaat àwọn radio stations ní wa khutub aljuma aljamr ẹnìkan ṣe khutba juma ni ó ń sọ̀sọ̀ kú sọ́mbẹ̀ wal nadawat àwọn conferences ni wal muhadarat àwọn lectures ni mímọ̀ láhù kẹbírù al'athari fi taw'iyyati al-muslimin àwọn nǹkan táwọn afárẹ̀ ń ṣe yìí ó ní àwọn orípa tó tóbi níbi mọ́ kọ́ àwọn musulmi lẹ́sìn wọn wal-qada'i 'ala al-bid'i wa qam'i al-mubtadi'in àti ìmọ̀ ṣẹ́gilé bídá àti ìmọ̀ fi ipe irú anábi ti sọ sallallahu alaihi wasallam ipe la yazalu la tazalu ta'ifatun min ummati zahirina 'ala al-haq àwọn kò níyẹ̀ kò nígbò nínú al'umma mi ìjọ kan tí wọ́n hàn lórí òdodo la yadurruhum man khadhalahum wala man khalafahum àwọn tó bá bí tíré wọn kò ní àfẹ́kì wọn àwọn tó bá ń takò wọn kò hatta ya'tiya amrullah wa hum 'ala dhalik títí táṣẹ́ ọlọ́ọ̀bá ó fi dé níbi ìrọ̀ ayami títí tí yamal kiyamo fi dé àwọn ìjọ kan ó sì continue láti máa wà àwọn individuals kan ó continue láti máa wà àwọn ò ní kí ẹ̀ tí wá pé bóyá buwa ni àbí ẹ fi ẹgbẹ̀nu àtẹ́lúwa wọ́n mọ̀ ṣàlàyé òdodo ní pé alílé ìrọ́ǹgì sẹ́ ilé ìrọ́ǹgì because ẹ̀sìn ọlọ́wọ́ bá ní kìkí ń ṣe dúkìá bàbá mi kìí ṣe dúkìá bàbá ti ẹ ẹ̀sìn ọlọ́wọ́ ni kódà gbogbo àwa mùsùlùmí irú cultivation tó ẹka ní ní pé kí gbogbo ká rí wípé ẹ̀sìn yìí intagudo protect ni because àwọn ọmọ wa àti bí makalẹ̀ ní ẹ̀sìn ọlọ́run mọ̀ bí ẹlòmí okùnlé ní àbọ́lá ní wàbáyì ṣe àwọn ọmọ wa tàbá bí kalẹ̀ yẹn irú ẹ̀sìn wo la fẹ́ jẹ́ ni a fẹ́ ni because tá bá kọ́ àwọn ọmọ yẹn lẹ́sìn tó yẹ ká kọ́ wọn wallahi táwọn ọmọ yẹn bá dàgbà sallallahu alaihi wasallam So yẹ kí wọ́n wáká níbi communal kind of protection ní pé ah tabarẹ́ nìkan tó bá fẹ́ takọ̀ ẹ̀sìn ẹkíní tó ń sọ yìí wallahi ó takọ̀ ẹ̀sìn aláwọ̀ bá kìí sí pé akán àwálá fi ìpò takọ̀ ẹ̀sìn ewu kìí ṣe fílínò wípé in tí mo rí ní wípé mún hmm, ah in tọ́lọ̀ sọ intánẹ́bì sọ lélẹ̀ kódà táwọn àfẹ́sì ń ṣàlàyé lélẹ̀ tí a bá rí the best ní pé kíyàn dúó láti ṣàlàyé kíní pé ah kíní ọ̀rọ̀ kíní ọ̀rọ̀ ẹjẹ́ ká change e kò nídi pé kíyàn rárá ìṣàlàyé ni pé kíní yíò kódà aya ní hadithi ní bí kíní ṣe tako ẹ̀sìn ọlọ́wọ̀ ní ẹ̀ so kama wà lórí this corridor wípé àbí this terbia this cultivation wípé wo ṣebí ìwọ́n tí ẹ̀ ó lálé mọ́ṣe mọ́ lúdí àbí wọ́n sáà mọ́ṣe mọ́ṣe tí ẹ èyí ò ní sọ pé tó ń sí ò dá èmi náà ní mọ́ṣe tèmi ìwọ́n lálé mọ́ṣe sàárẹ́ àbí tọ̀ lọ́mọ́sí ma lọ síbi sàárè ma kó ìbádà láàrìjálàlá ma kí Abdul Qadir Jilani ìjíkí mínà mọ́ sí tèmi in tó fọ́nì jù ní pé tó bá padà dọ́lá àwọn mọ́ta bá ń bí kalẹ̀ àwọn fi wípé gbogbo ẹ̀ náà ẹ̀sìn ní gbogbo ẹ̀ ó pọ́sìbù káwọn mọ́ padà máa lọ síbi sàárè kákàdà lọ́mọ sí ẹbọ ó pọ́sìbù káwọn mọ́ padà bìlíbi pé Ibrahim Niyas àbíkíyàn kasọ̀látùlfàátì ó lọ́lá ju Kùránì 6000 lọ ìwọ ò sì bìlífù bẹ́ẹ̀ àwọn ọmọ tó máa dé lọ́la àwọn àwọn òbò ya bẹ́ẹ̀ ló ṣe rí bọ́ta kí bí a ń ṣàlàyé fáwọn ọmọ wa náà à kí ní yóò dá o ilé yóò sí níwẹ̀sìn o ànábì ti sọ fún abí kí ní yóò padà wá o ẹ jìnà sí o èyí tó wà níwẹ̀sìn èyí tó bá ti gí so inshallah al-karim an bi Allah subhanahu wa kó ṣe ẹni kọ̀kan wa ní ẹni tí ó rọrùn fún àti tẹ̀lé súnnà nabi sallallahu alaihi wasallam هذا وصلى الله وسلم على محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته